sẹ́wàrí tí wọ́n ń ṣẹlẹ̀ yìí mo fẹ́ kó mọ̀ kíní kan àwọn ẹnìkan wà ọ̀tá kí nǹkan lọ síwájú ni wọ́n wallahi tí ìbá ń ṣe bẹ́ẹ̀ ni ìjọba yìí kìí ṣèjọba tí ẹ̀tùmọ̀ jáde àgẹ́sì pẹ̀lú pé oníkàdùkú mọ̀ pé àwọn èèyàn gbìyànjú ti wọ́n tí kẹ̀dẹ̀ ni ma ń change lẹ́ẹ̀kẹ́ bẹ́ẹ̀ náà ń gbìyànjú gbogbo sẹ́tíwọ́ ti ń ṣe báyìí ẹ̀yìn ó dà ọgbọ́ ẹ̀nà gbogbo ta ní ọwà jẹ́ yàrá nígbà ensas wọ́n sun more than 100 àwọn ọ́sìsì ńlá tí ma ń kọ́ tó ẹgbẹ́ ó lè kóyàn 50 lẹ́ẹ̀kan náà wọ́n sun more than bí 60 sí 100 nígbà instance wọ́n jẹ́ yàrẹ̀ ní ìbá ní ẹjú ti bẹ̀rẹ̀ mìíbá ẹjú ti bẹ̀rẹ̀ mìíbá wọ́n gbọ́pa complicated pé ẹyọ kan pé olówà Nigeria ìkólówà wọ́n sun lásì ẹni instance ní ìsìn wọ́n tí rìkọ́ bá dì níbà wọ́n tí rìkọ́ dì níbà bó ṣe pọ̀ káàkiri ni ẹ o irú tó gẹ̀ẹ́tì ẹgbó bẹ̀ náà plan náà ni pé ẹ̀bọ́ ni everything tí wọ́n lábára sẹ̀lẹ̀ yíò àti pé government is killing us government is killing people what do we do for you what do we do kíni kíni káta ọ̀nà ẹ̀sọ́ ìsinmi ń bí mínú ẹmọ̀ lù ẹ̀sì mọ̀ sọ́kọ́ ẹ̀yìn lẹ́yìn charge against government sí kọmọ̀ wòyí kẹwàá bàlújẹ́ ni wọ́n mọ̀ wòyí wọ́n gọ́ àwọn náà it becomes nínú ọ̀rá inú tẹ́gbùdọ̀ sílẹ̀ ìkẹ́gbùdọ̀ protect inú olùlẹ̀ tí gọ́ọ̀mẹ̀tì bá tó sẹ́ni tí wọ́n ni pé kódà gọ́ọ̀mẹ̀tì ò ṣe kankan kí gíní kò ṣe kankan a ti wà láàrin àwọn aburú tó pọ̀ àwọn kan sì fẹ́ tú mímọ̀ lórí bá sí wáyé kí ni reason wọ́n ní wọ́n fẹ́ access sí everything free access government wà lásán ó máa dúró lòtíṣẹ̀ lójúmọ́ ó máa dúró gbájú ẹ̀ ó máa dúró jìbìtì ó máa dúró everything àwọn èèyàn kan wà iṣẹ́ tàà fẹ́ máa ṣe nù àwọn òṣèlú tàà ti pọpọlọ ṣiṣẹ́ àwọn fẹ́ máa exploit ni government ò gbà fún wọn torí anything gbé lọ sí kìnnìkan anything gbé lọ wọ́n corrupt àbí bọ̀bọ́ corrupt tó èèyàn ó mọ̀ náà àwọn aburú to an extent àbí mọ̀ náà rẹ̀ the fact remains the same tí a bá sọ pé bí ẹnìkan ṣe kí ní kàbá ẹgbẹ́ ló division so the fact kí ọkọ̀ gbé ló division ẹni ó sọ kọ́ fi fíẹ̀ sínú ọkàn rẹ̀ bẹ́ẹ̀ náà ibi ọkọ̀ that is it but ní ìsinmi ayé wọ́n ti sọ fún yín a máa lọ bẹ̀rẹ̀ látọ̀ akọ̀kọ́ sun market kìnnìkan <laughs> market we go burn am ẹba ti sùn àwọn market yẹn tán big market tẹ́tí ń ta oúnjẹ fún inú ìlú tẹ́kọ́kọ́ sún náà ebi sì ń payí ẹkọ́kọ́ lọ sún market ẹgbù àwọn wèrè ẹkọ́kọ́ lọ sún market náà tẹ́bá tún wá sún market tán a wà lọ sáà filling stations a wà mọ̀ sún so tẹ́bá tún wá pàdé tán ní àwọn mẹ́ni wá kílógún wọn a wà lọ police station a lọ mọ̀ sún àti barracks mọ̀ sún barracks mọ̀ sún everywhere tàbá ti wá sùn ẹ̀kan ìgbólókùn bakery ibi tẹ́ ti tún ṣe búrẹ́dì ẹ̀dàkùn búrẹ́dì pé kólígbàbìkún jẹ́ tí ń gbá fi ń bá láìbẹ̀ ẹ̀ lọ ìwótún se lè búrósùn lè búrẹ́dì máa lórí kí ni ká mọ́ jẹ́ oníjọ̀bọ̀ fún alóúnjẹ ó tún lọ sún bakery ní ìsìtò bá ń sún bakery bá kí ni ká wá sí ẹ́ okùn refinery tó lọ so ẹmú tó bá dùn tó bá tún wá sún tó máa wọ́n wà expect pé gọ́ọ̀mẹ́ntì ni ó tún fi àjẹwà ìgbìn gọ́ọ̀mẹ̀ntì ti sun ìfẹ́nàjọ́ ti sun ilépo aláwọn ọmọ Nàìjíríà ní òmọ́ tí ń ṣe wọ́n ṣàìtílẹ̀ ìṣẹ̀lẹ̀ ní pé nàtíjà àwọn tẹ́rìbíà burúkú táwọn àfà burúkú àtàwọn pásítọ̀fù tó ń fáwọn èèyàn lẹ́nìí àfà ó gorí mímbà yìí lọ tó ẹkùn mọ́ sí wà sí fáwọn ẹ̀kọ́ bẹ̀rù Ọlọ́run ẹbẹ̀rù Ọlọ́run ẹbẹ̀rù Ọlọ́run in tí ó mọ̀ sọ ní pé àwọn olórí wa wọ́n fi àjẹ wá ẹjá jáde àwọn madkhaliya ní ẹmọ́ jáde ẹmọ́ dáwọn lóhun Saudi nílò wọn ìgbà àwọn wà sí táwọn èèyàn gbọ́nù ẹ̀dàkùn ìjẹsẹ̀ gbọ́wà sí láwọ́ ìpé mo lè wọnú sàárì anytime òun náà náà protest yóò ní sọ́rọ̀ mi gba protest wa ẹ̀ṣẹ̀ tí ń bẹ lọ́rùn mi kí ni mo tí yóò rí ṣe tí má díwájú ọlọ́bàá lè nìkan èyàn tó gbọ́wà sí tó lágbà láàárọ̀ ó tún dalẹ́ ó tún gbọ́wà sí tó tún gbóná fi wà sí pé ẹbẹ̀rún ọlọ́bàá sẹ́ ẹni ẹni ò lè dúpẹ́ lè fi pàwọn sálàfí ọmọ dúpẹ́ kò sí bó ṣe ní kéré tó gọ́ọ̀mẹ́ntì ṣe bí kí ní kàwà ní ìlú àníyànwà náà pàdé àwọn ọmọ dúpẹ́ alhamdulillah àwọn ìlú mi ò nílẹ̀ kankan àwọn àwà dúpẹ́ ìnáwà náà pàdé àbí ó tọ́wà àmà manager láyín ṣàkántún lásìdàdàkùn tọ́lọ̀bá sọ fáwọn alùkùnrin àwọn sí tẹ̀lé kùnrin ti wá ní ọlọ́run